إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ألا إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عبار الله اتقوا الله تعالى واتركوا واجتنبوا عن كل أمور الجاهليه فالجاهلية يا رعاكم الله هي وقت من الزمان قبل بعثة النبي صلى الله عليه وسلم كان الناس في الظلمة وفي جهلاء وفي شرك وعبادة الأسنام والمعاصي وغيرها من الفجور والمنكرات فلما بعث الله نبيه محمدا صلى الله عليه وسلم أظلم أضاء ما أظلم الجاهلية وانتشر دين الله وحذر النبي صلى الله عليه وسلم من أمور الجاهلية وكررها ولذلك يا رعاكم الله ما جاء في الشرع ما جاء في الشرع من ذكر الجاهلية إلا بالذم والتوبيخ فقد قال الله تعالى أفحكم الجاهلية تبغون نهيا استفهام للإنكار نهيا عن ابتغاء حكم الجاهلية وقال الله تعالى يظنون بالله غير الحق ظن الجاهلية وقال النبي صلى الله عليه وسلم في خطبته المشهورة خطبة الحج الوداع قال النبي صلى الله عليه وسلم ألا إن كل شيء من أمر الجاهلية من أمر الجاهلية تحت قدمي موضوع عباد الله مع أن النبي صلى الله عليه وسلم ينفر من أمور الجاهلية ومن أخلاقها وشركها وشعائرها فقد قال النبي صلى الله عليه وسلم وأخبرنا الصادق المصدوق أنه لا بد أن يبقى لا بد أن يبقى في بعض الناس من المسلمين أمور من أمور الجاهلية فقد قال النبي صلى الله عليه وسلم أربع من أمور الجاهلية أربع في أمتي من أمر الجاهلية لا يتركنهن الفخر في الأحساب والطعن في الأنساب والاستسقاء بالنجوم والنياحة عباد الله فهذا كله زجر من النبي الكريم صلى الله عليه وسلم عن أمور الجاهلية ونبذها وتركها واجتنابها dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásúsọ ní ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala torkun ní kanáà ló tọ́ sí ayin wa adúgbẹ́ fún ọlọ́wọ́ bá a sì tọrọ alékùn kẹ́ àti gẹ́ ọlọ́wọ́ bá fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ẹrù ọlọ́wọ́ bá lódodo wà tó jíṣẹ́ rẹ̀ ibadallá wàsíyàmí fún wa òní kápáyà ọlọ́wọ́ bá ní kọ̀rọ̀ wa àti ní gbangba wa ìpáyà ọlọ́wọ́ bá ibadallá ó bùkátà ká fílẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ alámàrí jahiliya kí lá ń pè ní jahiliya gan ibadallá jahiliya ibadallá òun ni àwọn àsìkò tó síwájú gbígbé dìde annabi sallallahu alaihi wasallam lánnabi àti lójíṣẹ́ àwọn àsìkò tó ṣe pé àwọn àsìkò yìí dúdú fún ìbọ àwọn òrìṣà ìmú orogún pẹ̀lú Ọlọ́run Ọba ìpè àwọn nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run àti fi àwọn òsà àti ìjọsìn tó yàtọ̀ sí Ọlọ́run Ọba ìfiti sílé Ọlọ́run Ọba bákanáà ibadallah ó kún fún ẹ̀ṣẹ̀ ó kún fún òkùnkùn níbi jàmbá ìsàbòsí fúnra ẹni àti ìdá alámọ̀rí kodò àti òsùnwọ̀n tí ó pé ibadallah ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam nígbàtí Ọlọ́run Ọba gbé annabi dìde lójíṣẹ́ ìmálẹ̀ tí annabi sallallahu alaihi wasallam in tó mú wá ìmálẹ̀ yẹn tàn ó sì tàn ó sì pa gbogbo òkùnkùn jahiliya ó sì parẹ́ àwọn èèyàn sì gba islam àwọn èèyàn fi ìmá ọbọ̀ eré àtòsà wọ́n fi ilẹ̀ ibadallah wọ́n sì ń jọ́sì fún Ọlọ́run wa kitabun mubin annúrù ń bẹ̀rún àfún tafsiri sọ pé annabi sallallahu alaihi wasallam ni ibadallah nítorí náà àwọn alamari jahiliya tán nabi sallallahu alaihi wasallam bá fẹ́ dákọ rẹ̀ annabi a máa dákọ rẹ̀ pẹ̀lú àbùkù pẹ̀lú pé nǹkan tí ó dání pẹ̀lú pé nǹkan tó yẹ kí yẹn jìnà sí ni ibadallah pé a jahiliya yóò a ilé yẹ jìnà sí àbí a eléyìí wá jahiliya ni látara pé káwọn èèyàn bá fi jìnà sí kódà àwọn àfá sọ pé tán nabi sallallahu alaihi wasallam bá fi pè nǹkan ní jahiliya nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbìnrin ibadallah látara bó ṣe lágbára tó Allah bá subhanahu wa ta'ala nínú al ọlọ́wọ́ bá máa ń dákọ rẹ̀ pẹ̀lú pé pẹ̀lú ròyìn tí ó dáni ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim pé afa hukm al-jahiliya ti tabghun sí dájọ́ jahiliya lẹ́fẹ́ máa wá ní òun lẹ́fẹ́ àbí sí ìdájọ́ jahiliya lẹ́fẹ́ àwọn àdájọ́ tó ṣe pé kò bá ìmọ̀ ibadallah wọ́n sì ṣe léwọ̀ fúnra wọn àwọn nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe lẹ́tọ̀ fún wa àwọn orísìírísìí àwọn ara ẹran gba ilé yóò tọ́ fáwọn obìnrin wa ilé ìtọ́ fáwọn ọkùnrin wa ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala Allah sọ pé gbogbo ilé ìkòtọ́ ìdájọ́ jahiliya ni ìdájọ́ jahiliya ibadallah tó kó àbò sínú wọn máa jogún obìnrin wọn tún máa jẹ obìnrin mọ́gún Allah ní ṣé ìdájọ́ tẹ́ ń fẹ́ nìyẹn bákan náà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó sọ ní pé yadhunnuna ghayra al-haqqi yadhunnuna billahi ghayra al-haqqi dhanna al-jahiliya wọ́n rò nípa Ọlọ́hun Ọba nǹkan tí ó tọ́ ìròrí jahiliya náà rò pẹ̀lú Ọlọ́hun Ọba ẹ̀rí pé gbogbo bí tọ́lọ́hun Ọba ti ń ṣe nǹkan tó síwájú kan nabi tó dé ṣe ń gbọ́dọ̀ bá musulmi lórí ẹni bákanáà nabi sallallahu alaihi wasallam nígbàtá nabi ń ṣe kútúbà hajjatul wada hajjan nabi sallallahu alaihi wasallam anabi ń sọ fáwọn ya pé ala ẹ̀tẹ́tẹ́ gbọ́ gbogbo yóò inna kulla shay'in min amri al-jahiliya gbogbo nǹkan tẹ́ rí nínú alamari jahiliya tahta qadami mawdu' ó ti wà lábẹ́ ta ti bò mẹ́lẹ̀ so nínú àwọn nǹkan tán nabi sallallahu alaihi wasallam wá ṣe ni pé láti bo alamari jahiliya mẹ́lẹ̀ ibadallah wá ṣe ni láàánú bẹ́ẹ̀ sì ni ó bà nínú jẹ́ ibadallah ní pé àwọn alamari jahiliya yìí ó pọ̀ lára àwọn musulmi ibadallah ó sì tàka ó sì gbálẹ̀ àwọn nǹkan tán nabi sallallahu alaihi inú àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tó sọ annabi ní nǹkan mẹ́rin kẹwà nínú alamari jahiliya ni àwọn al'umma wọn sì ní filẹ̀ so nínú alamari jahiliya ni àwọn al'umma wọn sì ní filẹ̀ àwọn náà wá rí pé bẹ́ẹ̀ ni àwọn ìṣesí jahiliya ìtí ń rápálá wọlé tó àwọn musulmi ibadallah tó nípa annabi sallallahu alaihi wasallam ló sọ ilé ipò wọn ní filẹ̀ aláwọ̀kọ́ wọn náà ni alfakhru fil ahsab so ma fi ìran ẹni ma fi ṣe fàárí àwọn náà ti rí pẹ́lẹ̀ yìí ṣẹlẹ̀ dáadáa anábi sí ni man batta'a bihi amalu lam yusri' bihi nasabu ẹni tó bá ṣe pé iṣẹ́ rẹ̀ ò gbé e sáré ìran rẹ̀ kùmọ̀lé súnmọ́ kùmọ̀lé jẹ́ kó sáré fa subhanahu wa ò ní wò náà lójú ọgbẹ́ndé pé àwọn àrán ilé ilé káwọn kọ́kọ́ wà aljanna haṣa wa kalla ṣùgbọ́n ibadallah tẹ́ bá wà rẹ̀ àwọn mùsùlùmí eléyìí ti gbálẹ̀ so kí ẹ máa fi fàárí ìran kí ẹ máa fi ṣe fàárí kódà annabi sallallahu alaihi wasallam ní àwọn ọ̀rọ̀ tó lágbára annabi sọ́mbò mi pé tẹ́ bá tí ń pé tí ń tí ń fi ìran rẹ̀ tí fi ń ṣe fàárí anábi sọ pé kí yàn sọ ọ̀rọ̀ tó lágbára sí o ibadallah bákaná nínú àwọn kátà nábi sọ níbi nínú àwọn kamẹ́rin yìí òun náà ni at-ta'nu fil ansab at-ta'nu fil ansab kíyàn máa tẹ́mbẹ̀lẹ̀ àbí kíyàn máa sọ̀rọ̀ burúkú sí ìran ẹlòmí anábi sallallahu alaihi wasallam sọ pé nínú alamari jahiliya ni

bákan náà wà níyáhà kí yẹn máa fásọ́yá kí yẹn máa kígbe lórí òkú nígbàtí yẹn bá kú níyáhà lélè kí yẹn máa fásọ́yá kó máa kígbe kó máa faraya kó máa jaramálẹ̀ annabi sallallahu alaihi wasallam sọ pé nínú alamari jahiliya ni o bákan náà ibadallah ìkan wọn sáábí òjíṣẹ́ Ọlọ́run lọ́jọ́ kan òun àti ẹnìkejì rẹ̀ ọ̀rọ̀ sọlẹ̀ láàrin wọn ó wá bú ó wá sọ̀rọ̀ sí ìwọ mẹ́rú yìí ìwọ mẹ́rú ìwọ mẹ́rú dúdú ìgbà tó wá dọ́dà nẹ́bì sallallahu alaihi wasallam tọ́rọ dọ́dà nẹ́bì sallallahu alaihi wasallam nígbàtá nẹ́bì sallallahu alaihi wasallam ó bá wí anẹ́bì ní innaka mru'un fika jahiliya innaka mru'un fika jahiliya ẹnìkan tó ṣe pé jahiliya ń bẹ lára rẹ̀ ní ọ́ so ibadallah sáwọn èèyàn máa sílé bá ibadallah jahiliya gbalẹ̀ ibadallah débi pé kódà nínú àpẹẹrẹ jahiliya tó gajù lọ ní káwọn èèyàn máa bọ́ eré ká máa bọ́ òsà àwọn èèyàn bọ́ eré láyé sí ibadallah àwọn èèyàn sì ń bọ́ òsà àwọn tí ó sì bèèrè tí wọ́n bọ́ òsà wọ́n ń bọ nǹkan táwọn jahiliya náà bọ wọ́n bọ sàárè ibadallah bákaná ibadallah nínú àwọn nǹkan tí annabi sallallahu alaihi wasallam tó kọ fún wa òun náà ni kí a máa kọ́ sí àwọn ará jahiliya kí a máa ní ojú ọ̀nà wọn kí a máa ṣègbésí ayé bí tiwọn kí a máa fi àbòsí wọn kí a máa fi sí ayé àbòsípò nípa jahiliya gan ibadallah kò sì síbi tí dédé wà yàfi nínú islam ibadallah nítorí náà Ọlọ́run bá ti fún wa ní gold in tó Ọlọ́run bá fún wa yí nǹkan tó ga gani nǹkan tó tóbi gani Ọlọ́run bá tún wá perfecte fún wa Ọlọ́run bá sọ fún annabi sallallahu alaihi wasallam pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum kí lèyàn tún wá níbi jahiliya ibadallah nínú àwọn àṣẹ́sí jahiliya táwọn yẹn ma ń ṣe òun náà ni wípé àwọn èèyàn wọ́n a máa gbàgbọ́ nínú superstition nígbà jahiliya pé àti nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìtumọ̀ nǹkan báyìí nínú alamari jahiliya ni ibadallah bákaná ibadallah nínú alamari jahiliya òun náà ni kí a máa sàbòsí fún yà látara pé ó lẹ níran àbúlẹ̀ lágbára láwùjọ so gẹ́gẹ́ bí àwọn obìnrin ibadallah so wọ́n jẹ wọ́n mọ́gún so Allah ọba subhanahu wa ta'ala Allah ọba ilé bákanáà ibadallah alamari jahiliya pọ̀ gan tó ti sáwọ àwọn mùsùlùmí tó sì ti sáwọ àwùjọ àwọn mùsùlùmí ibadallah táwọn mùsùlùmí sì ń ṣe tó ìṣe pé gbogbo àwọn nǹkan yìí in tán nabi sallallahu alaihi wasallam tí mọ́lẹ̀ rẹ̀ wá parẹ́ nìyẹn ibadallah nínú àwọn nǹkan táwọn yẹn máa ń ṣe nígbà jahiliya tán nabi kọ́ òun náà ni wípé kíyàn máa lọ sáwọn ààyè

tẹ́ ti ń bọ nǹkan mí tó yàtọ̀ sọ́lọ́wọ́ bá ìbádọ́lá ìdí tán fi sọ pé ń jẹ àwọn kèfèrí lásìkò tán bá ń sọ dún wọn yóò gbúdọ̀ jẹ́ nìyàn kò sẹ́ni tó sọ pá ah, haramu níṣẹ́ àmọ́ nígbà ok kí wá ní kí wá láǹfàní pé èyàn wá jìnà sí wọn bóòlù èyàn ṣe jìnà sí wọn nígbà ọdún yẹn ah, wọ́n dú ẹran wọ́n ṣe oúnjẹ lórí pé àwọn celebrate bíbí ọmọ Ọlọ́run kò sẹ́ni kò sẹ́ni tó sọ rí póúnjẹ wọn ò tọ́ àmọ́ nígbà ọdún yẹ kí òkè kí wá ní wọ́n wá fi jìnà sí ọdún wọn ọ̀rẹ́ tẹ́ ma gbé wá tẹ́ ma fún ọ sọ thank you ibi ibi jẹ́lòmí bá ti ń gbà náà ni ó ti ní ah, ah, ah, ok apikinikan so bó wá ló ṣe wá jìnà sí pé wọ́n pè wọ́n lọ́lọ́wọ́ bá ní ọmọ bóòlù yẹn ṣe wá jìnà sí pé wọ́n ní Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní ọmọ ẹ wo hadisi yìí báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé sí nǹkan kan wà nú èrè jahiliya tó ma ń bọ́ ń bẹ̀ torí kó búra pa òun ó dùn kan ní àyè ní buwana yìí Ànábì wá ní sí nǹkan kan nú jahiliya so ní tó ń sọ ní ẹ pé tí ẹ bá ókè kíyàn jí oúnjẹ wọn tọ́ntòtọ́ ní pílẹ̀ àmọ́ wọ́n fi ń sọdún ni ẹ kí fi jìnà sí ìgbà náà ẹ kí wá ní wọ́n fi wá jìnà sí ìgbà náà tó bá tẹ́lẹ̀ ìtẹ́ ìwọ̀n bá jìnà sí but ìjẹkújẹ lomi àti wọ̀bíà ìjẹkújẹ lomi àti wọ̀bíà àti àti ojúkòkòrò ẹ̀rì wọ́n sọ fáwọn èèyàn lè jẹ́ kò sí tó ṣe ta ló ń sọ pé èèyàn ò lè jóúnjẹ wọ́n pìlẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni tó sọ pé èèyàn ò lè jẹ́ ìtọ́lọ́wọ́ bá sọ nínú Kùránì bóòlù yóò ṣe àmọ́ wọ́n sọdún ìbádàlá nítàn olùmọ́wà lórí ẹni bàtà ìbádàlá oníkàlùkúnà bẹni tí wọ́n ti ẹ̀ ń tàn bẹni tí wọ́n ti ẹ̀ ń tàn bí ò bá mẹ́ ẹni tó ń tàn wọ́n yẹn ó mara rẹ̀ ìbádàlá bákanáà lórí ọlá kí ẹ máa ṣe annabi sallallahu alaihi wasallam annabi ni Ọlọ́run bá ti sọ wahyi kalẹ̀ fún mi an atawadha ní pé kí n rárá mílẹ̀ hatta la yafkharu ahadun ala ahad so da ẹnìkan ò ní ṣe fàárí lórí ẹnìkejì ibadallah àwọn alamari jahiliya pọ̀ ó pọ̀ gan tá bá bẹ̀rẹ̀ sí hadithi kan lẹ́yìn kejì àbí nǹkan táwọn yẹn máa ń ṣe jahiliya táwọn yẹn sì ń ṣe dì sínà ó pọ̀ gan ìbáraláà táwọn yẹn tó ti gbalẹ̀ láwùjọ tó sì ṣe pé in tí annabi sallallahu alaihi wasallam tó wá jẹ́ ìmọ́lẹ̀ fún nìyẹn in tí Umaru fi ń sọ nìyẹn pé Al-Imam Ibn sọ pé ṣé ra wọn sàhábà àwọn náà nímọ̀ jù ìdí tá fi nímọ̀ jù ni pé àwọn nímọ̀ ń pa aburú tó àwọn ti àwọn ti go through jahiliya táìmù kan wà tó sì pé àwọn wà ń gba jahiliya wọ́n mọ gbogbo táwọn ma ń ṣe ń gbà yẹn táìmù kan wà tán wọ́n wà ní Islam wọ́n wá rí ẹwà ìmájì ẹni tó wọ́n gbé jahiliya rí ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe póhùn náà ó ti bóyó ti ṣe ẹ̀sìn mí tó yàtọ̀ sí Islam nínú àwọn ẹ̀sìn irọ́ ẹ̀sìn kèfèrí bóyó ti ṣe rí ó wá padà wá gba Islam kọ́lá ah in tó ń wà lórí ẹ̀tẹ́lẹ̀ bó ṣe tí wọ́n mọ̀ pẹ́ni tó gba ìsìláàmù yẹn báyẹn ọmọ tí ẹ̀ tó ń bá jẹ́ mùsùlùmí láti ilẹ̀ kò ní mọ̀ tí bàbá ti rí in tí Umar fi ń sọ nìyẹn pé innama yanqudu ural islami urwatan urwa ẹni tí ma ń fa òhó ìsìláàmù ya díẹ̀díẹ̀ man nasha'a Allah nínú àwọn nǹkan tí a ń gbúrò jìnà sí ni walhamdulillah ibadallah a sheikh muhammad ibn abdul wahab wọ́n ti kọtíra tó pè ní masailul jahiliya ta fi kó àwọn alamari jahiliya yẹn jọ àwọn àfíẹ́sì jahiliya tó sì pé musulmi gbúrò jìnà sí ó pọ̀ gan ibadallah ó pọ̀ gan táwọn èèyàn sì ń ṣe dáadáa barakallahu li wa lakum fil qur'anil karim ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد Imam al-Bukhari الله تعالى has a chapter in his book in the Sahih that sins sins are from the affairs of Jahiliyyah sins are from the affairs of Jahiliyyah and in reality this, this is the truth Ibad Allah, look at Jahiliyyah, in the times of Jahiliyyah, they used to do riba, riba nasi'a, and that is why the scholars used to call it riba al-jahiliyyah. In the times of Jahiliyyah, Ibad Allah, they used to do dhihar, one of the oppressive way, one of the oppressive way where a man would divorce his wife. Ibad Allah, in the, in the time of Jahiliyyah, they used to do ilah and so many other things about Allah that plague this time and the most surprising of affairs about Allah these are the times that people that some people cherish today and they refer back to فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ and there's so much give importance and study and pick lesson from not not the real lesson about Allah The Prophet sallallahu has warned us from the affairs of Jahiliyyah. The Prophet sallallahu has cautioned us from the affairs of Jahiliyyah. Let us distance ourselves from it. Particularly those that the Prophet sallallahu mentioned that it will persist to remain in, the, in, in this ummah. Because of that, Allah, That is the only way we can accept the light of Islam. Because Jahiliyyah people who are in Jahiliyyah, look at one of the things in Jahiliyyah, they would drink blood. They would drink blood of animals. They would even boil it. One of them would just stab an animal and drink its blood. Islam came, no, don't do that again. Whenever they want to slaughter animal, they will slaughter it in any way. They might strangle it. They might make it fall from a high place. And so many other ways. But Islam came with tansiq, with organizing things properly. When we want to slaughter, slaughter in the name of Allah. Look at how beautiful Islam is, about Allah. Look at how beautiful Islam is. Look at the beauty of Islam. Allahi. Look, the statement of Omar is very, very true. No one will recognize the beauty of Islam except someone that has tasted, tasted Jahiliyyah or someone that has the knowledge of what happened in it someone that has the knowledge of what took place in it and know oh so this thing people used to do nowadays is from people in the jahiliyyah used to do it as well about Allah as we have advised us a very very important book in our time that we can read Affairs of Jahiliyyah by Sheikh Muhammad ibn Abdul Wahhab you can benefit from it Masail al-Jahiliyyah we read from it instead of you wasting your time reading uh, things that will not benefit you on social media, have a, have a plan for learning of the deen. For the knowledge of the deen, have a plan for it as well. Sometimes you read. What is the benefit of someone that does not read? We ask Allah subhanahu wa ta'ala to assist us. Allahumma